الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه بعد السلام عليكم ورحمة الله وبركاته So uh, Sheikh Salih bin Abdullah Al-Fawzan Hafizahullah Ta'ala Wani Al-Faslu Al-Thani So chapter ilé kejì nínú ọ̀rọ̀ tán ṣàlàyé lọ́wọ́ ظهور البدع في حياة المسلمين والأسباب التي أدت إلى ذلك bí albid'a àwọn àdádálẹ̀ nínú ẹ̀sìn bí ó ṣe hàn nínú bó ṣe bẹ̀rẹ̀ sí ní ma gbórí jáde nínú ẹ̀sìn Islam àti àwọn ìdíwò ni ó lìdì sí appearance innovations in the religion <clears throat> wọ́n ní àkọ́kọ́ ni zuhurul bid'a fi hayatil muslimin wa tahtahu mas'alatan so àkọ́kọ́ mú àkọ́kọ́ ni pé bó ní bídíà ṣe kọ́kọ́ hàn nínú àwùjọ Islam àti nínú ayé àwọn mùsùlùmí so mas'ala méjì dẹ́wà lábẹ̀bẹ̀ yẹn àkọ́kọ́ ni wípé waqtu zuhuril bid'ah àsìkò owó gangan ni àdádá lẹ́bẹ̀rẹ̀ sí ni ma fi ojú hàn qala shaykhul islam ibn taymiyyata islam ibn taymiyya rahimahullah wọ́n ṣe àlàyé àfáìtì kú níbi after bí 8th so that was maybe like 700 years ago báyìí tí ó bá ti jù bẹ́ẹ̀ lọ àbíkọ́mà tó bẹ́ẹ̀ wọ́n ni wa'lam anna 'ammata al-bid'i al-muta'alliqati bil-'ulumi wal-'ibadati fi hadha al-qadr wa ghayrihi innama waqa'a fi al-ummati fi awakhiri khilafati al-khulafa'i ar wọ́n ni ẹlọ́mọ wípé ọdún ìgbà bídá ipé gbogbo generality of our innovations níbi àwọn ìmọ̀ ní níbi àwọn ìjọsìn ni ìgbà tó bẹ̀rẹ̀ sí ní máa ṣó ní ọwọ́ ìgbẹ̀yìn eh, táìmù àwọn khulafa'u rashidun tí wọ́n lò bí i 40 years lánàbí ní pé àwọn khulafa'u rashidun wó fi rúl lẹ́yìn ìgbà náà ní wà mọ́kú àwọn ọba <clears throat> ó dà kí mo ti sọ́rí gbé 30 years ni ó dà bẹ̀rẹ̀ 40 ni kìkín ṣe 30 so àwọn khulafa ar-rashidun oná ni abubakar umar usman àti ali so lọ́wọ́ ìgbẹ̀yìn láwọn àdádálẹ̀ bẹ̀rẹ̀ sí ni máa fojú bẹ̀rẹ̀ sí ni máa gbórí jáde lóòtọ́ àwọn díẹ̀díẹ̀ tí ń jáde ní táìmù umar bin al-khattab tí umar dẹ̀ ń correct ẹ pé ilé tó ń ṣe yí ànábì kí ń ṣe wù má ṣe bẹ́ẹ̀ ma kódà ànábì umar lu àwọn olùmí lẹ́gbá umar lu àwọn olùmí lẹ́gbá gẹ́gbó ṣẹlẹ̀ sí sọbíir am tí wọ́n mú wọn lé tí wọ́n lù gan wọ́n tún wá gbà tí wọ́n lù tán ní Madina wọ́n wá sẹ́ndẹ̀ padà lọ sí Basra wọ́n wá ní anybody ò kí ń sọ̀rọ̀ sí ọkùnrin tán fi make sure pé bídí àti ń bẹ lórí rẹ̀ yẹn ó ti fọ̀dànù kò sí lórí rẹ̀ mọ́ Judaism àti Christianity tó ní kálùkù kan máa fi tó bá ti wú tí ó máa fi sí bíbẹ̀ so Ànábì sallallahu alaihi wasallam ti jẹ́ kó yíwa tẹ́lẹ̀ yìí pé man ya'ish minkum ba'di fasayara ikhtilafan kathiran anábi ti jẹ́ yíwa wípé ẹnikẹni tó bá lè sẹ̀mí díẹ̀ sí nínú yín àìdínú ẹ̀yin sahaba yìí ẹka sẹ̀mí díẹ̀ sí yóò padà rí ikhtilaf ìyapa ẹnu so ló jẹ́ pé ẹkó jọ wá ta bá ń rí ìyapa ẹnu káàkiri èyí tó kàn mọ́ kàwá ni pé wo ewu lòdodo ni anábi ni pé fa alaykum bi sunnati tẹ́ bá ti wá ráwọn ìyapa yìí èyí tó kàn yín bẹ́ òun náà lè tó bá ti jẹ́ súnnà tèmi annabi sallallahu alaihi wasallam wa sunnati al-khulafa ar al-mahdiyyin èwo ni súnnà àwọn àrólé láwọn tọ́lọ̀ bá ti fi mania a kí ni kẹta wọn wà lórí ẹ̀ min báàgì lẹ́yìn mi anẹ́bì ni addu aléhà bin nawajid tẹba ti rí òkun dóró súnnà yẹn ẹwà gbámú pẹ̀lú iye ọgá yẹn anẹ́bì wa ni wa iyyakum wa muhdathatil umur ẹwà sọ́ra lẹ́yìn ilé ló bá súnnà mú èyí tó bá ti ń ṣe ní mi tí ó ti tako orú òun gangan ni bídá báyìí anẹ́bì ní ẹjìnà sí ewu because anu ni intanẹ́bì bá ti wọ́n anu ni so Sheikhul Islam wa ni bídá àkọ́kọ́ tó kọ́kọ́ gbórí jáde nínú ẹ̀sìn <clears throat> òun ni bídá àtùlù kọ́dàr òun ni bídá àwọn tí wọ́n ń tako pé kò sí kádàrá àwọn ilé náà ń al ni Ma'bad Basra àwọn èyí wọ́n nímọ̀ nípa ìsìn wọ́n nímọ̀ wọ́n mọ̀ kéwò wọ́n bẹ̀rẹ̀ sí ni máa sọ wípé kò sí tí ń jẹ́ kádàrá ọlọ́ọ̀bá wò kọ́ dára ẹni tí ọlọ́ọ̀bá wò kọ́ kalẹ̀ kódà ọlọ́wò mọ̀ tí ó ṣẹlẹ̀ tí kìní ẹ̀bá ti wá ṣẹlẹ̀ tán ọlọ́run ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ pé a ah, kìní ìṣẹlẹ̀ wọ̀lá ilé yìí bíbẹ̀ tí ìbá ń fi àìmọ̀ kan ti sọ́dọ̀ ọlọ́run ọba ni bàbá ńlá sọ kúsọ ni nígbàtí àwọn èyí bẹ̀rẹ̀ àwọn méjì nínú àwọn tabi'un tán kí lódà àwọn sahaba àwọn agbèrè àwọn sí ìrìnàjò lọ sọ́dọ̀ àwọn àfà ní Madina àwọn apàdé Ibn Umar tí ń jẹ́ ìkan nínú àwọn sahaba ike a ah, inílùwà àwọn ènìyàn ti jáde o nǹkan báyìí náà sọ nǹkan báyìí náà sọ Ibn Umar ní tẹ́ bá ti dọ́dọ̀ wọn sọ fún wọn pé ana bari'un minkum minhum wa hum bura'u minni hadith alákọ̀ọ́kọ́ nínú sahih muslim kọlọ sí sahih muslim hadith alákọ̀ọ́kọ́ tó sí ó rọrọ yìí bẹ̀ ẹ sọ fún àwọn ènìyàn pé mithla ohode zahaban ẹn sọ fáwọn ènìyàn pé tán bá ná irú àpáta ohod tó jẹ́ gold kan wá ná lójú ọ̀nà ọlọ́run ọba ọlọ́run ò ní gbà lọ́wọ́ wọn àyàfi tán bá tó nígbàgbọ́ nínú kádàrá so iraq ibẹ̀ náà ni bídíà ti kọ́kọ́ bẹ̀rẹ̀ wọ́n ní kò sí kádàrá àkídà mùsùlùmí dẹ̀ ni pé wà á tún mìíràn bí lọ́kọ́dà ló lìdì sí àdísì ipé jibril wá بينما نحن جلوس عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم ìjọ́ kan bẹ́ta jùkú sọ́dọ̀ annabi sallallahu alaihi wasallam yìí tọ́lá àlẹ́nà rọ́jùlùn ọkùn kẹ́kàn yóò sí wà lọ́ọ̀kan báyìí ṣẹ̀dídù bayadi thiyab ṣẹ̀dídù sáwádìí sha'ar hadithi tàti mẹ́yẹ tó jùkú síwájú annabi tó fi erunkun rẹ̀ tó fi lérunkun annabi sallallahu alaihi wasallam tí ń bèèrè lọ́wọ́ annabi pé kí ni islam kí ni iman kí ni ihsan hadithi yẹn tó lìdí sí nìyẹn ibi tí ibn umar radiyallahu anhu ma fẹ́ lómẹ́ ni wípé umar wọn sọ pé ànábì ń sọ́njọ́ náà lọ pé wà túnkù mi nàbìlò kọ́dàrí khairihi wà sharrihi ó gbọ́dọ̀ nígbàgbọ́ nínú kádàrá èyí tó jẹ́ dáadáa tó bá dáadáa ní àti èyí tó jẹ́ dàkejì tó bá níbi tó ti fẹ́ ó gbà so bídí àkọ́tọ́ ọkọ̀ jáde ní bídí àgbé ká ní òsì kádàrá ẹlẹ́ẹ̀kejì òun náà ni wà bídí àtún ìrìjá bídí al-ìrìjá al alìmí àtàbí lè fi pé sórí tó bá ti níwà tó dáa tó nígbàgbọ́ nínú ọkàn rẹ̀ ó ti tẹ́yìn tọ́lọ̀ fẹ́ wùn kódà tó bá kò bá mọ́ kírun ò bá mọ́ gbáwẹ̀ ò ṣe zìná kó mọ́ mutí kó mọ́ jalè kó mọ́ ṣe gbogbo ẹ̀ so ilé nǹkan ọ̀nà pè ní bídá so bídá nǹkan ó ṣò ní táìmù ọwọ́ ìgbẹ̀yìn sahaba táwọn sàhábà dẹ̀ jálógún pé yọ́rọ̀ eléyìí ò sí nínú bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn bídá yẹn òun náà ni bídá tó tàṣayọ́ bídá tó ṣe pé wọ́n bẹ̀rẹ̀ sí ní máa gbé Ali ibn Abi Talib radiyallahu anhu sí ipò tí kèkí ń ṣe tí ẹ̀ wọ́n kàdà bá dé bí kí wọ́n kàdà pé Ali ní Ọlọ́run ìkan nínú wọn sọ fún Ali ó ní ya Ali antal ilah Abdullah bin Saba ó sọ fún Ali bẹ̀ ó ní Ali ìwọ lọ́lọ́run ẹmọ kí ẹ sọ fún Ali ibn Abi Talib kó ń lọ́lọ́run ní ṣe ju ayé rẹ̀ fa amara bil akhadini fa hufirat wa amara bin nari fa ujijad eh, ali ba ní pé ẹba ń gbẹ́ kòtò ẹba ń dáná si ni wọ́n wọ́n sun gbogbo awon ni nínú wàlá nínú bẹ̀ dó apákan nínú àwọn sahaba wọ́n sọ fún àdípẹ́ ó ah, sun wọn na bẹ́ẹ̀ ni because hadithi wa ipé kí ma fi iná kí ẹ fi punish ma fi nje awon èèyàn ni but inu yẹn bi alìbìnàbìtọ́lì ẹsẹ̀ mọ́ níbẹ̀ ní àkídẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní mọ́ gbì jáde lójú kí ó padà bẹ̀rẹ̀ àwọn kàdà wádìí àwọn gawafid àwọn Shia tẹ́ ni wọ́n pọ̀ ní Kaduna wọ́n pọ̀ north wọ́n pọ̀ ní Iran in fact àwọn ni wọ́n hold major àwọn ni majority ní Iran wọ́n bẹ ní Yemen wọ́n bẹ ní Iraq wọ́n pọ̀ ní Lebanon àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ìlú àwọn mùsùlùmí káàkiri so ìgbà ẹni bídí àyẹ́ ṣe kíni tó bẹ̀rẹ̀ gbogbo ìntẹ́ àwọn fúrásí ti pé ìgbà táwọn kíni bá bẹ̀rẹ̀ àwọn sàhábà wọn èkí ń dákẹ́ wọ́n mọ́ gbógun já kíni ni àtàwọn tí wọ́n bá pìlẹ̀ rẹ̀ wal khawarij gẹ́gẹ́ bẹ̀rẹ̀ náà ni àkídà àwọn khawarij bí tó ti bẹ̀rẹ̀ náà ni àkídà kábàkì gbogbo àwọn musulmi kèfèrí ni wọ́n àfi àwa nìkan kábàkì gbogbo àwọn musulmi ó àfi ká ma pa wọ́n ni ká ma bẹ́ wọn lórí àti ká ma gbógun ti àwọn ìjọba kábẹ̀ sí ni ma yẹ wọ́n lóye ká ma gbéra wa sípò náà ilé iná ó bẹ̀rẹ̀ ní àsìkò yẹn so àsìkò tí kíní bẹ̀rẹ̀ ni ahadi ilbid atu zaharat fil qarni thani second generation làwọn bídẹ̀ bẹ̀rẹ̀ sí ni ma gbógun jáde was sahabatu mawjudun àwọn sàábí àníbí dẹ̀ ń bẹ láyé ń gbà náà wàkọ̀dì an kẹrù aláhàáhìlìhà àwọn sàábà dẹ̀ wọ́n takọ̀ àwọn ènìyàn ipé ara in tẹ́sẹ̀ yìí takọ̀ mọ́nà annabi sallallahu alaihi wasallam thumma zaharat bid'atul i'tizal lẹ́yìn gbà náà ni bídí àwọn mu'tazila tó jáde léyìí tí Ata ibn Wasil al-mu'tazili àti Amr bin Ubayd al-mu'tazili tí wọ́n gbé jáde ní kódà ilé ìyàwó annabi ni Hassan ti dàgbà

ibi tó ti mọ̀ pé àfáà ilẹ̀ formulate kí ní fọ́nra yí takibiki kí n sọ formulate ẹni ó yẹ kó lè rí evidence produce ipin tí mo ń ṣe lélẹ̀ so káà very careful ẹ̀dàkùn so wà hadathat al-fitan bayna al-muslimin nígbà ìlànà fitina bẹ̀rẹ̀ sí ní mọ́ṣẹ̀ láàrin musulmi o tó bára àwọn fitina lé ní tó ń ṣẹlẹ̀ tí ìpín ya ń ṣẹlẹ̀ kò bẹ̀rẹ̀ lé ní wallahi ó ti bẹ̀rẹ̀ látàrí ni Islam kò sí automatically wallahi àpín tẹ́nìkan bá ti gbé ìrò kan because yóò láwọn ẹnìkan táwọn náà tẹ̀lé yóò láwọn ẹnìkan tó pàwọn náà ta asọ́bà tí wọ́n ni pé àfáwà ní bá ṣe mọ̀ tẹ̀lé náà nìyẹn wọ́n pín sẹ́gbẹ́ kan àwọn kọ́ta pípẹ́ òdodo láfẹ́ tẹ̀lé òdodo là ń tẹ̀lé àwọn tó bọ́ sẹ́gbẹ́ ah wọ́n tún ti pín sí méjì gbogbo mọ̀ ń ni so wà záhàrọ̀ ìhtìláfù àlàárọ̀ ọ̀rọ̀ bàbá Fawzan lélẹ́yìí bàbá ní pé àwọn ìròrí bẹ̀rẹ̀ sí ní máa yapa eléyìí ní ròrí eléyìí ilé ní orí ilé wal-mayl ila al-bida'i wal-ahwa àwọn yẹn bẹ̀rẹ̀ sí ní máa fi lọ sí ibi ìfẹ́ẹnú ó di pé ọ̀pọ̀lọpọ̀ fẹ́ tẹ̀lé ẹ̀rí mọ́ wo ìfẹ́ẹnú làwọn yẹn padà ń tẹ̀lé káàkiri a wa zaharat bid'atu tasawwuf ìgbà yẹn náà ni bídíà súfí bẹ̀rẹ̀ tasawwuf ìgbà yẹn lónà bẹ̀rẹ̀ wa bid'atu al-bina'i ala al-qubur ba'da al-qurun al-mufaddala ká gbé sàárè kalẹ̀ káwà kọ́lé ilé green ká da tẹ́ntì gbogbo ẹ̀ ká kún ká da ẹ̀pẹ̀rẹ̀ etí òkun pupa ká dá sí bẹ̀bẹ̀ àti gbogbo àwọn kẹta ń ṣe níbi sàárè yẹn àwọn kí ní ìbẹ̀rẹ̀ ó ń tẹ̀lera wọn ni ó ń tẹ̀lera wọn ó ń tẹ̀lera wọn ni وهكذا كلما تأخرت الوقت زادت البدع وتنوعت gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni gbogbo bá ṣe ń jìnà sáà nẹ́bí sí yẹn bá ṣe ń jìnà ni bẹ́ẹ̀ ló ń tíkì sí ló fi jẹ́ kí èyàn gbọ́dọ̀ máa kò gbọ́dọ̀ máa jùyàn lójú púpọ̀ ìpé ah kí ló ń ṣẹlẹ̀ in tó kàn wọ wàlá anẹ́bì ti sọ pé kí ní ó ṣẹlẹ̀ in tó kàn wọ ní pé gbogbogbà tó bá ti rí òpin ìyà ìpé eléyìí sọ nǹkan báyìí eléyìí sọ nǹkan báyìí wàlá ẹ jẹ́ ká máa jẹ́ mutajawiridun lil haqqi káwọn so káwọn pé kíní kọ internet ní ó ṣẹlẹ̀ ní gbogbo kíní yẹ ni wọ́lá nínú hikma ọlọ́ọ̀ni hikma ìdẹ̀ ni wípé nínú hikma ni wípé ọlọ́run fẹ́ fi dán wa wò ta ni ó tẹ̀lé òdodo ta ni ó tẹ̀lé fẹ́nu ó ti tán so inshallah àwọn kíní yóò padà tún dákẹ́ tí gbogbo mùsùlùmí ayé tẹ́yẹn á padà wà lórí ẹ̀sìn kan again torí ní ìsìn bẹ́ẹ̀ ni ìpínyẹ̀rẹ̀ ilẹ̀ ti ṣẹlẹ̀ oníkàtù ti lọ káàkiri anẹ́bì ti jẹ́ yóò pé nígbà náà kọ́ gbogbo everybody kódà gbogbo ayé níjọ́ náà lọ́hun gbogbo ó di musulmi ni kò sí sí ẹni kankan láyé tí ma ṣe pé yóò jẹ musulmi kódà kó jẹ́ jíwà bí christian tẹ́lẹ̀ yóò gba islam ni ayé wa padà sí tẹ́lẹ̀ bó ṣe wà láti bẹ̀rẹ̀ kódà nẹ́bí sallallahu ṣàlàyé pé kódà yóò di kí ọmọ ti kìnìún lion kò sí ní bújẹ kò ní aláfíà wá fẹ́ káàkiri gbogbo ayé àsìkò náà ti ń bọ̀ àmánàbí ti jẹ́ yàgbé kó tó dìbà náà o ha ìkó dàrú yóò bàjẹ́ tẹyẹnyẹ yóò fọ́jú pọ̀ kò nífẹ́ kú ẹ̀sìn kékeré báyìí mẹ́ wọ̀lẹ́ nínú kẹtẹ́ ẹ̀dẹ́ ti ń rí láyé ta wáyé náà ni bọ̀ tó ah bọ̀ tó bá tún padà yá yóò so lẹ́fì mọ̀ pé ayé ta wáyé kẹ̀kẹ́ ń ṣe ayé ibi tí wọ́n ti ayé wíkẹ́ ti máa ń lajú kedere ní alìjẹ́nà ní tí ìmá ti wá wà alìjẹ́nà kò wá sí gbogbo wà láìmá anábì ní kò gbogbo àti wà alìjẹ́nà ọkàn ó dà gẹ́gẹ́ bí ọkàn ọkùnrin kan ní kò ní sí gbogbo gílò ìmá bínú ara ẹni ìmá pẹ̀gán ara ẹni ìmá wá bá sì gbére ẹni ṣubú gbogbo àwọn burúta ní lọ́kẹ̀ ilé gẹ́gẹ́ alhayat

وسبحانك اللهم وبحمدك وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته